الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا وبعد أدقفنا الله سبحانه وتعالى بسني يطر عليكم كياتي يلون وفون النبو محمد صلى الله عليه وسلم أوارى ليري وصحابة àti gbogbo ẹni tí ó ma fi ìlànà rẹ̀ tí ó ma fi ṣe ìlànà títí tí ọlọ́run subhanahu wa ta'ala yóò fi fa gbogbo ẹ̀rẹ́ insha Allah ta'ala a tẹ́síwájú níbi ìjókòó wáyé tàbílá ọba subhanahu wa ta'ala kó jogun ikhlas wa tí ó dẹ̀ jẹ́ kó ṣe ní ayé ń bí òun náà ni pé nígbàtà ti ma in nkwenye ní hizb àti maka hizbiya so àwọn tán wá sí wá ń fi ẹ̀sùn hizbiya ma fi ń kan sàlàfíyà nǹkan pé à gbogbo tẹ́ sọ yóò wà lọ́dọ̀ tí náà ká ma mú èèyàn ní kásì ma máa wọn èèyàn lọ́ta nítorí ìkankan ni ẹ̀yin náà ma ń ṣe náà ẹ̀yin lè bá wọn èèyàn ṣe àwọn tó bá wà pẹ̀lú tí yí nìkan náà lè wọn bá ṣe so gbogbo àwọn ọ̀rọ̀ báyìí pé a padà sàràfíyà gan hizbíyà àwọn náà ní so àbí kí ẹ máa ti ẹ̀fẹ́ sun hizbíyà kí ẹ máa ẹni tí ìbá jẹ́ àbíkẹ́ ẹmọ́ sọ bá àbíkẹ́ ẹ̀ṣẹ́ ẹmọ́ rẹ̀ hizbi ah, gan ah, ah, so gbogbo irú àwọn nǹkan báyìí kí ni ìwòye sí kí ni ojú olè yíò wọ́n fi wò a ti sàlàyé fún wa ẹjọ́ ń pè ní hizbiya so الله شيخ الإسلام ابن تيمية ترى شيخ tọrọ sheikh rabi' ṣùgbọ́n bákan náà ó tún wù mí ká tún gbọ́ ọ̀rọ̀ ìkanná àwọn afáàsúnnà ọ̀nà ni pè ní hizbiyya gangan so ṣe irú nǹkan yìí ṣe ń lè máa fi ẹ̀sùn rẹ̀ fi ń lè máa fi ka àwọn súnnà náà so ẹ̀lẹ́ka gbọ́ ọ̀rọ̀ sheikh obaid رحمه آه، الله الله السؤال الثالث أه. يقول السائل ما هو تعريف الحزبية وما هو حكمها مبي بابا كوي كنون بني حزبية أتكني دجار كنون بني حزبية كسني آه، كسني دجار حزبية سون دي بابا لي su'aluka ya bunay min Albania so wọ́n ní yìí láti Germany ló ti bèèrè bèèrè so wọ́n ní ìbèèrè rẹ̀ yìí ìrẹ̀ ọmọ mi láti Germany yata'allafu min shiqqayn wọ́n ní ìbèèrè tó ṣe pé ó fọ́m látara àkàlà méjì al-awwal wọ́n ní aláwọ̀kọ́ ni pé kí ni túnmà hizbiyya وأقول أحسنت wọ́n ní àwọn sọ pé òsèdà òsèdà nígbà tó béèrè béèrè ya òsèdà ọ̀ wọ́n ní torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ní ìmúkẹ ma ń takọ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìmọ̀ takọ hizbíyà ni ìmọ̀ takọ ìmọ̀ ẹsẹgbẹ́ ìmọ̀ ẹsẹgbẹ́ kò má ìtumọ̀ rẹ̀ وقد يقع فيها وهو لا يدري wọ́n ní kódà ohun gan lè kó sí kò sí ní mà ní tí ń fẹ́sùn rẹ̀ ká àwọn èèyàn yìí o lè kó sí ohun gan ní mà فالحزبية wọ́n ní tán pè ní حزبية wọ́n ní tán pè ní ẹgbẹ́ o هي الانحياز إلى شخص wọ́n ní òun ni kíyàn lọ di àyàn mọ́ ẹnìkan أو أشخاص àbáwọn èèyàn kan أو جماعة أبي إجوك غير جماعة أهل السنة والجماعة. tó سي جماعة أهل السنة والجماعة. وهي السلفية. هنا تي أهل السنة والجماعة تسيكون هنا سلفية. وقد ينحاز إلى عدة جماعات. وني أولي سيبي ṣe pé a أولي ń sọ أولي سيبي جماعات فتجده ينحاز على سبيل المثال إلى جماعة التبليغ وان لا كويرنسي أولي أولي في لصورة جماعة تبليغ عن تبليغ وجماعة الإخوان أتي عن إخوان المسلمين وجماعة الجهاد أتي عن جماعة الجهاد وغير لا وغير وغيرها من الجماعات الدعوية الحديثة أتي بيبير هنا عن oríṣìíríṣìí àwọn ìjọ ìpèpè tó sì pé ó jẹ́ tuntun tó sì gbogbo gbogbo ẹ̀ ànà ni wọ́n sì ń sọ àwọn èèyàn ni aqulu dhalika wala ajidu fihi ghadaba wọ́n ní àwọn sọ eléyìí kò sí kílùkọ̀ kò sí blame kankan lórí àwọn li'anni nítorí pé ìdáhùn fi ń jọ́sìn fọ́lọ́wọ́ bá ní fàṣẹ́jìdò ìwárí fi manin haṣa ilé wọ́n yẹ ẹ̀rí pé yóò ma fi ibi tó fi sí àbíbi tó wà restricted sí yóò ma fi ṣe loyalty ibẹ̀ ni yóò ma ti mú loyalty jama'atan aw fardan yálà àwọn èèyàn jama'a rẹ̀ ni àbí ní ẹyọyọ aw wọ́n ní orí orí ẹgbẹ́ tó wà yìí orí bẹ̀ ní ó mọ̀ tí mọ́ rẹ̀ ní ó ti máa mú ọ̀tá wa ila hadha ashara shaykhul islam wọ́n ní ibi definition yìí ni shaykhul islam náà tọ́ka sí ibn taymiyyah rahimahullah rahimahullah bi qawlihi níbi gbólóhùn wọn níbi ibn taymiyyah níbi ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé wa pé ẹni tó bá gbé náà sí rajulan ní pé ó gbé kalẹ̀ fáwọn èèyàn kan o yuwadi wa yuadi fi tó yí pé àwọn èèyàn ń fi ẹni orí ẹni ẹ̀ wọ́n ti mọ́ rẹ̀ wọ́n ti mọ́ ọ̀tà tó bá yí pé definition ibi tẹ́míyà tó bá pé kò wọlé ní àwọn àfọ́ òní mọ́ lò but àwọn tán fẹ́ máa lò ń lò ìbàjẹ́ làwọn lò ń lò ìbàjẹ́ fahuwa min alladhina farraqu dinahum wàkánù ṣíyà wọ́n ní òun náà wà náà wọ́n tán pín ẹ̀sìn wọn tán sì di ìjọ ìjọ ìjọ ẹgbẹ́ ẹgbẹ́ bihada taqrir al-mufassal wọ́n ní pẹ̀lú àfihànilẹ̀ yìí àfihànilẹ̀ yìí al-mufassal tí ó tó ti tó kúnrẹ́rẹ́ yìí معنى الحزبية وني موليرو كويسبا اوتين بوي انكان بني حزبية فهي مأخوذة من التحزب وني ومولا تراكي ما سيغبي سيغبي كي اون يما قيس سيغبي اغبي اوريشيريشي أو اما الشق الثاني وني يبين لك جي تاون سو بي او اداون وهو سؤالك عن حكمها عن حكمها وني اوناني بيرتو بيري ني باي داجو اوين كي ما سبي كي انجلك بي ما ما شي عمليه حزبيه بنجا هي بدعة وضلال وني ا دادالي ني انوزين فمن تحزب الى غيري الجماعة السلفية وني ونبو بني دوباتين سيبه tí ń ṣe gbé lọ síbi tó yàtọ̀ sí sàlàfíyà ọ̀ wàhùn ahlul hadith àwọn náà sì ni àwọn ṣàràfíyà ni ahlul hadith wa ahlul athar àwọn ni ahlul athar wa ta'ifatul al-mansura wọ́n ni àwọn ni ìjọ tí wọ́n wọ́n sí at-ta'ifatul mansura lára àwọn si taifatul sàlàfíyà ko naa ni wọ́n ni ìjọ tí ó lá àwọn ìjọ tí ó lá وأهل السنة والجماعة نعم أهل السنة والجماعة هذا واقع حزبية المقيتة wọ́n ní eléyìí o ìṣẹ́gbẹ́ tí èyàn kórìíra ni tí èyàn gbọ́dọ̀ kórìíra ni o وهو من الذين فرقوا دينهم وكانوا شيعا wọ́n ní òun náà sí wọn náà àwọn tí wọ́n pín ẹ̀sìn wọn tán di ìjọ ìjọ so pẹ̀lú eléyìí tí èyàn bá ti ma ìtumọ̀ nǹkan tó ń pè ní hizbiyya pé àwọn salafiyun àwọn náà kó sí hizbiyya bí kí àti ẹmà fẹ́ sí ní hizbiyya kí ẹmà fi ká àwọn salafi àwọn ẹ̀wọ̀n káwọn ẹmà sí dáadáa bí àwọn náà hizbu hizbi láwọn náà hizbi ni wọ́n sàbí àwọn náà kó sí hizbiyya ẹni kí náà fi kó sí hizbiyya ẹ ogun tẹ́ láwọn èèyàn máa ń ṣe yí pé lórí ọ̀rọ̀ kíyàn gbogbo èèyàn gbogbo ọ̀rọ̀ táwọn yẹn bákà ti ṣe mọ̀wálá àti mọ̀hádá lórí ẹ̀ tó bá ti ṣe gbogbo ẹ̀ ló sọ́yìn lè hizbi àkọsọ́rẹ̀ ní kàkàtà ló mọ́nà so kòsọ́rẹ̀ ní kàkàtà ló mọ́ Imam Ahmad wọn sọ́rọ̀ nípa Bishrul Marisi a nílò ọ̀rọ̀ tí wọ́n náà torí pé tàbá fi mú ọ̀rọ̀ Imam Ahmad tá ṣe mọ̀wálá tá ṣe mọ̀hádá lé lórí ìtumọ̀ rẹ̀ nígbẹ̀yìn so but ààrẹ rí yẹn so yóò jẹ́ kó yé wa pé kìí sí gbogbo kí èyàn múyàn ní ọ̀rẹ́ kí èyàn mọ́ ọ̀rẹ́ lórí ọ̀rọ̀ àbí kí èyàn mọ́ mọ́ta lórí ọ̀rọ̀ ló sọ́yàn lè hizbiyya tó bá ti jẹ́ lórí òdodo lórí dédé tó jẹ́ lórí òdodo lórí dédé gbogbo tí bá máa sọ kò lè jẹ́ hizbiyya so ọ̀rọ̀ Sheikh Al-Albani kẹnu wà náà wà ń tí ó sàǹfàní kàtàbà lè gbọ́ barakallahu fikum so Sheikh Al-Albani wọ́n bí ni pa irú nǹkan báyìí náà ni pé a Salafiyya sí òun náà lè jẹ́ Hizbiyya kati gbọ́n Sheikh Al-Albani tó sọ ولذلك صارت الدعوة السلفية الآن تستغل لإقامة أحزاب باسم السلفية so oh sheikh ti ẹ̀rin ṣàlàyé lọ ni wọ́n ní àwọn dáwọn sàlàfíyà ń sìn wọ́n ní wọ́n máa ń lò láti fi dá àwọn ẹgbẹ́ lẹ̀ so lóòkọ sàlàfíyà so àwọn èèyàn ń lò ẹgbẹ́ wọn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ dá pàtí lẹ́gbà ah, sàlàfíyà pàtí àbí wọ́n fẹ́ dá nǹkan kan lẹ̀ wọ́n ní ah, a sàlàfíyà kìnnìkan tẹ́bá wò tẹ́bá wò lọ tẹ́bá bọ̀ ẹ́ àwọn ẹlẹgbẹ́ ni wọn àwọn hizbu náà àwọn ilé àwọn ilé ìsàlàfíyà bọ́pàpọ̀ nù mùsàlàfíyà haqiqiyya ohun òní hizbiyya nù sí ọ̀pẹ́ a sọ pé ìyàn lè pé sàlàfíyà náà ní hizb but a lè pé táwọn sàlàfíyà wà lórí a lè pé ní hizbiyya oí so ìjọ صفو حزبية كلا يعني في حزبية كما ما في تسي سلفية بكما ما في تسي سلفي والسلفية تبرأ من الحزبية وني سلفية سين بولا ليكون إنه حزبية شيخ الألباني صفي سلفية بولا ليكون إنه حزبية ايش معنى العمل بما كان عليه السلف الصالح وني كياني تسمى كما في انتيا وصلاف وطوال كما في سلفي يعني العمل بالكتاب والسنة يعني كما في القرآن كما في السنة كما في سلسلة هذا مفهوم السلف الصالح ويا ويا وسلف رأي هل كانت الحزبية يحياها علماء السلف يعني شيء àwọn شيء حزبية sáwọn àwọn olùmọ̀sálàf sí àwọn ọmọ ń شيء لم يكن في علماء السلف المذهبية هذه التي نحن ألمحنا إليها آنفا ويعيشها اليوم الملايين من المسلمين wọ́n ní مذهبية في pé eléyìí mazhabu tí ẹ̀ eléyìí mazhabu tí ẹ̀ eléyìí mazhabu tí ẹ̀ wọ́n so to say pé millions of muslims na fi ń sẹ̀mí so ni pé ó kún tí Sheikh Al-Albani nígbà tán sọ̀rọ̀ tán sẹ́ra ìpẹ́ tẹ́bá bí àwọn èèyàn àwọn èèyàn mọ̀ sí ara wọn ti sí mazhab kọ̀ọ̀kan pé ah, mazhab maliki lè mi tẹ̀lé mazhab o ẹni báyìí láwọn tẹ̀lé tó bá di bí káwọn èèyàn fi ara wọn ti sálàfíyà ibẹ̀ ní wà di ìṣòro ṣẹ́sì ní ọ̀rọ̀ mẹ́ta fi nígbà tán sálàyé pé ah, èèyàn lè pé àwọn sálàfíyà èèyàn sì lè fi ara ti sí wọ́n ní kò tí ẹ̀ sí mazhabiyya gan àwọn sálàf a ń bèèrè tàṣí ká ní tàhazub ká ní ẹgbẹ́

in tó wà lórí ẹ̀ o ń dúnú lé lórí wọ́n ní eléyìí gangan ni reality at so ìmá sẹgbẹ́ at-takattul kí ẹ ma kọ́ àwọn ìyàjọ́ wọ́n ní kí a ma kama lo salafiyya fún ẹgbẹ́ kan ní pàtó ẹgbẹ́ wọ́n lè ṣe àwọn kọ́lá wọ́n yìí wọ́n ṣe gan ẹ̀wẹ́ kìníkan sàràfíyà kìníkan tàbáwà lòrò tàbáwò lọ tàbábọ̀ wọ́n kàn mọ̀ mọ́sọ̀ lókọ sàràfíyà kan bá fi gẹ́bí ṣe pàdánù sọ ṣùgbọ́n ẹgbẹ́ náà sí mẹ́ sàràfíyà gẹ́gẹ́ fúnra rẹ̀ sàràfíyà ìmá tẹ̀lé mọ́nà àwọn sàràfí ìmá dúnni mọ́ ojú àwọn sàràfí ohun òní hizbiyya náà kò ní pé a wà gbẹ́lú mí tó yàtọ̀ sáà nàbí sallallahu alaihi wasallam a ni ìlàmà mọ́ta ìlàmà mú ọ̀rẹ́ lórí ẹ̀ tó yàtọ̀ sáà Nabi sallallahu alaihi wasallam tó yàtọ̀ sọ́rọ̀ ọba oyi أنا أراه كإطلاق لفظ الإسلامي على بدعة ما wọ́n ní àwọn rí pé kíní àwọn rí pé bí kí ọkà máa lo gbólóhùn Islam fún bídá kan wọ́n ní lápẹẹrẹ sí wọ́n máa ń àwọn báńkì kan ní Islamic bank وهناك في الأغاني الإسلامية Islamic music, Islamic songs وهناك اشتراكي إسلامي wọ́n ni wọ́n sì máa ń pè ìkan ní eh, islamic socialism islamic uh, socialism islami ìsìtúwọ́ kòtòkó nípa ti di ṣíláàkì ìsìlámi wọ́n ni tó ṣe pé àwọn tó dálẹ̀ àwọn tó kọ́ ń parẹ̀ àwọn náà ní sẹ́yí kòtòkó so bóòlẹ̀ a sì máa pín gbogbo nǹkan dédé ẹgbẹ́ gbogbo àwọn ìròrí táwọn Sayyid Qutb gbé wá ní pé ishtirakiyya socialism bó láti gba gbogbo ẹ̀tọ́ ipá mọ̀ pín kó wá sí ìfẹ́ ti lo socialism láyé tí yóò ti jẹ wọ́n gan wọ́n ni wọ́n lò nísìn gbólóhùn sàlàfíyà yìí رياض الناس الذين يؤمنون بالدعوة السلفية نبي لا تفي الدعوة عوية نسي قوس دعوة سلفية باب النور الدعوة السلفية لا تتعرف اطلاقا على اي تحزب وني دعوة سلفية كوني كو جنرالي كو ني ولو قام به أكبر لو قام به wọ́n ní kò ní ìjẹ́ ẹ̀yàmẹ̀yà kankan sínú kò ní ìjẹ́ ẹgbẹ́ kankan sínú wọ́n ní kódà kọ̀wá yìí pé ẹni tó jẹ́ àgbàfà tó jẹ́ àgbàfà jù nínú dáwà sàlàfíyà òun ló fẹ́ máa ṣe báyìí òun ló òun ló fẹ́ ló dápá tí ìkalẹ̀ ọwá pẹ̀lú kọ sàràfíà pẹ̀tọ̀ ẹ máa bọ̀ wá o sàràfíà náà lẹ́kúlẹ̀ fẹ́ sí pátítà tún dálẹ̀ fún yínà kí látún bá ń pè àtúnmà ń pè sàràfíà yóò wà délẹ̀ tẹ́lẹ̀ ní dásí so a ní dásí náà wọ́n ti sọ yẹn di ẹgbẹ́ tó tó má dọ̀ láti bí ẹ bá padà rí pátì kẹgbẹ́ ah, wọ́n ń pè ní pátì sàràfíà sàràfíà party of, eh, of progressive of progressive, uh, progressive people SPP so àbí Salafiya party of of eh, orísìírísìí gbogbo tí wọ́n bá pè so <laughs> so gbogbo àwọn orísìírísìí àwọn nǹkan tí wọ́n bá pè Salafiya bọ́kákónù Hizbiya ààlìmá fi Hizbiya ti sí Salafiya ní tó sì kódà àwọn tán fẹ́ hazaba Salafiya àwọn afábà dáàrùn àwọn tán fẹ́ hazaba tán fẹ́ sọ Salafiya di ẹgbẹ́ wọ́n fẹ́ mọ́ ẹgbẹ́ àwọn lórí ọ̀rọ̀ àwọn afábà dáàrùn lára wọn ni bí Yahya al-Hajuri tó ń fẹ́ hazaba salafiya tó fẹ́ sọ́dá salafiya lẹ́gbẹ́ so ilá àwọn tẹ́sí Yahya al-Hajuri kó sínú ìwọ tó bá ti yafa Yahya al-Hajuri báyìí ó ń lọ́nu ìwọ tó bá ti yafa Yahya al-Hajuri tọ́ ó ti lọ́wọ́ so ilé yóò sì túnfà àwọn afájára wa ta'dil àwọn afájára wa ta'dil in tí wọ́n fi sọ̀rọ̀ ń pa èèyàn òun ni tẹ́niyàn tó bá yapa òdodo tó bá yapa òdòdó torí wà nílá ẹwà bí àwọn tó ń sọ̀rọ̀ wọn ṣẹ́kọ̀ọ́ bí i tó ń sọ̀rọ̀ pa wọn tó ń sọ̀rọ̀ pa mọ̀lẹ́bí wọn tún wò tẹ́ tí wọ́n wò wọ́n lẹ́ẹ̀kan láì ṣùgbọ́n yáyá yáyá jú ní àwọn anybody tó wá ti sọ̀rọ̀ against ẹ̀ láì ẹni ó ti so abẹ́ni yóò wà gbá tó bá sọ so ọ̀hún tẹ́ so kódà kódà àwọn tó fẹ́ sọ sàràfíyà jẹgbẹ́ tó fẹ́ sọ sàràfíyà di hizb so àwọn afá bá dáa wọn but at the same time náà gbogbo nǹkan ló ní tọ́rọ̀fù méjì èyí lè sọ pé eh, ìfẹ́ ìfẹ́sẹgbẹ́ kankan ìfẹ́ wà mẹ́gbẹ́ kankan àwọn afúwà sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ó wà ní eh, ìfẹ́ ma ṣe wà láwàlbára lórí ọ̀rọ̀ wọn ok ọ̀rọ̀ ta ló fẹ́ fi ma ṣe wà láwàlbára ó túnmọ̀ pé báwọn Imam Ahmad bá ṣe sọ̀rọ̀ ń pa Bishrul Marisi àtán sọ̀rọ̀ ń pa gbogbo àwọn tó pa wọn so ó kẹmọ in tí wọ́n kàn sí nílá ah, ọ̀rọ̀ Imam Ahmad gan ni ó fẹ́ sí àlọ́lá àbárọ̀ rẹ̀ tó nífẹ́ kó sí hizbiyya ìfẹ́ kó so ẹni tó bá gbà dédé tí so ìfẹ́ sí àlọ́lá àbárọ̀ lórí à ó ah, fẹ́ sí àlọ́lá àbárọ̀ lórí òdodo so ilé ìgan ni ó lè wá sí àpọ́ǹtì mi pé in tí àwọn sálàfin táwọn wà lórí ẹ̀ in tẹ́ ń pè ní àlọ́lá àbárọ̀ nìyẹn

òun ni o ma jíṣẹ́ tó tó bá jẹ́ bẹ́ẹ̀ ní tó ń sọ yẹn gbogbo èèyàn lèyàn ẹ̀yàn tàwà ló wá kù tí ò ní bọ́ sínú kìíní ẹ̀ tàlókù Imam Malik náà lórí àwọn nǹkan tí Imam Malik sọ tó jẹ́ súnnà tó bá àkílùkọ rẹ̀ rahimahullahu ta'ala tó bọ́dọ̀ domin والكيفية والمجهول والإيمان به واجب والسؤال عنه بدعة ẹmọ gbọ́ tàbá wá sí àlùwàlá àbá lórí pé ìwọ tó bá fi gbá tí ma mẹ́lì kìí sọ wọlé ó bí díà ní ọ́ ìwé ìwọ tó bá gbáwọ̀ tó wá ń sọ pé alìsíwá ma'lum wal kayfiyya tó mọ̀jú pé àánú kò ẹ̀wọ̀ ìmánu no èsì istiwa nù istiwo wa ma'lum lórí ọ̀rọ̀ Imam Maliki yìí náà tó tàbá sọ pé àà ah, ló ń bídí àyàn tí a jì hezbi náà kí wá ló yọ tí Imam Maliki kó tó kójú lòdò tó yọ tí ó tí ó tàtàwọn àfáyé wọ náà ẹwọ̀ fẹ́nu ẹwà mọ̀ wó òsẹ́nìkan láyé tí ó fẹ́ sun sunna tí ó fẹ́ sun hezbiya tí ó fi sunna àyàfi pé kò sí ẹdí tí mọ̀ sọ ìwọ̀n kò sí òun gangan fúnra rẹ̀ ó padà kó sí hizbiyya nígbẹ̀yìn ayé kò sẹ́ni kanáyé tí ma fẹ́ sọ pé à ah, hizbu náà ṣe ẹgbẹ́ àwọn sáláfí náà ṣe ah, tí wá jọ́rọ̀ ṣe kàn bí ilẹ̀ máa lò sí ò rẹ̀ ṣe bá sì fẹ́ mọ́ pọ̀ tí àwọn Salafi fáwọn èèyàn bí ìdìdìrìn tó mọ́ tán sí bí àwọn tí wọ́n túnwò kan mọ́ tán sí tọ́kàn dá jẹjẹjẹ èyàn ò tẹ̀lé tó gbójẹ́ ọ̀ṣẹ́ kan bí èyàn tẹ̀lé tó gbójẹ́ òdodo ni Ọlọ́run bá wá pọ́n olùmọ̀ yìí pẹ̀lú òdodo wá pọ́n wọlé pẹ̀lú ẹ̀pá àwọn náà sọ so ilé yóò ti jẹ́ pé ya pé in táwọn ọ̀tọ̀ ní alwàláwà Islam alwàláwà albarọ́ báàbù láńlá ni nínú àkídà alùsùnà wal jama'a báàbù azim báàbù tó tóbi lọ́tọ̀ ni alwala albarọ́ inú àkídà alùsùnà wal jama'a tó tán wà fáà mọ́ sálàyé tó mọ́ sálàyé tó mọ́ sálàyé ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ Sheikh Salih Al-Fawzān nípa alwala albarọ́ gẹn ẹ jẹ́ ká gbọ́ so torí tí a bá gbọ́ ilé yìí pé alwala albarọ́

àwọn àwọ̀ imani àbí kílọ̀kọ́ rẹ̀ àbọ̀ imani tó nípọn jù òun náà ni alhubbu fillahi so aṣọ imani tó nípọn jù walboghu fillahi so oríṣiríṣi oríṣiríṣi Ànábì sallallahu alaihi wasallam man ahabba lillah wa wa abghada lillah ó ń kórìíra nítorí Ọlọ́run Ọba wa a'ta lillah ó ń fáwọn èèyàn nítorí Ọlọ́run Ọba wa mana'a lillah ó ń kọ̀ fáwọn èèyàn nítorí Ọlọ́run Ọba anúbi ní faqad istakmala al-iman irú ẹni bẹ́ẹ̀ imani rẹ̀ ti pé imani rẹ̀ ó ti pé so àtàwọn hadith àdíyà ní salatu man kunna fihi wajada halawata al-iman an yakuna Allah wa rasuluhu ahabbu ilayhi mimma siwahuma wa an yuhibba al-mar'a la yuhibbuhu ẹwú méjèèjì so kí ọlọ́wọ́ bá tó díṣẹ́ rẹ̀ kí ó nífẹ̀ẹ́ wọn ju ẹlòmíì lọ wọ́n ni wa an yuhibba al-mar'a kó tún wá tó wáyé pé tó bá fẹ́ nífẹ̀ẹ́ yẹn la yuhibbuhu illa lillah kò ní nífẹ̀ẹ́ rẹ̀ nítorí nǹkankan àyàfi nítorí ọlọ́wọ́ so gbogbo àwọn hadith Ànábì sallallahu alaihi wasallam ó fi hàn wá pé alwala wal bara' bẹ́ẹ̀ nẹ́sìn kò sínú hizbiyya laysa min al-hizbiyyati so ẹjẹ́ ká gbọ́ àwọn àfáà súnnà kí wọ́n ṣàlàyé rẹ̀ يتيسر منها يقول في حديث أوثق عرى الإيمان الحب في الله والبغض في ẹni ń bèèrè pé hadisi ta kàfọ́ ara sí pé áwùsàkọ̀ ọ̀rọ̀ lè ìmá ní pé èyí tó nípan jù nínú àwọn aṣọ ìjẹ́ ma ń dàbò yí náà òun náà ni alhubbu fillahi walbughdu fillahi نعم الحب في الله والبغض في الله هذا هو الولا والبراء وإن كان نيكا ما نفع نتوري الله كان زي ما قولي نتوري الله إن كان بني الولاء والبراء في الإسلام أن تتولى المؤمنين وأن تتبرى من الكفر والشرك والكافرين وإن كان ما هو مؤمن كان ما لارس نبي إلين ما نبني الولاء والبراء في الإسلام أما فما كشاتو بوغن فالولاء والبراء àwọn afá kọ tíra bá mú Sheikhul Islam ilẹ̀ tí ní àwọn sọ́rọ̀ ń bá ní sámú sámú sámú alwàláwàlbàrọ̀ báàbù tó tóbi gan nípa báàbù tó tóbi gan nínú àkídà ni pẹ̀lú táwọn afá tàbá ń sọ́rọ̀ ń bá ní ọmọ sára yẹ lọ́tọ̀ so bóò ni ó sì wá sí pé yàn sàbí pé àbí ẹmọ ẹ̀tẹ̀ ìjẹ́ kama bọ́lá al-mushrikin

ويلحق بهم المبتدعة المشركون ويلحق بهم المبتدعة الذين تعمدوا الابتداع فهؤلاء يبغضون في الله عز وجل تجتنب طيب ẹ̀yin jìnà sí wọn طريقتهم والولاء والبراء باب عظيم وني الولاء والبراء عليه abala tó ní agbára gan nínú ẹ̀sìn ọ̀nà ọ̀bá abala tó tóbi gan nínú ẹ̀sìn abala táwọn ahlu sunna ma ń kàkún gan nípa ọ̀rọ̀ alwala albara pé ẹni tá ma múlọ rẹ̀ ẹni tá ma bá sí so ó gbọ́dọ̀ jẹ́ àkílọ̀kọ̀lù ah, ó gbọ́dọ̀ jẹ́ mùmínì ẹni tá sì ma kórè àríjẹ kéfèrí àbáwọn bídá àbáwọn ẹlẹ́sẹ̀ gbogbo ilé ìdáwọn afá máa sálàyé àbáwọn ẹlẹ́sẹ̀ ó kàn ìpẹ́ tó bá jẹ́ múmìnì tó bá jẹ́ ohun bídá tí bídá rẹ̀ gbé okó ní Islam àbẹ́ tó bá jẹ́ múmìnì tó bá jẹ́ ẹlẹ́sẹ̀ tí ẹsẹ̀ rẹ̀ tí ó gbé kó ní Islam so àbí ẹsẹ̀ jari so irú ẹni bẹ́ èyàn yìí nífẹ̀ẹ́ rẹ̀ nítorí bó jẹ́ múmìnì èyàn wà kórìíra rẹ̀ lódiwọ̀n bídá tó bá wà lára rẹ̀ àbí lódiwọ̀n ẹsẹ̀ tó bá wà lára rẹ̀ èyàn ní ìnífẹ́ ìjẹ́ ìnífẹ́ Islam pé à yóò ìwà lọ́kàn náà but ìkórìíra pé ó ń bídà ní èyàn ìkórìíra rẹ̀ ó wà lè máa ní bùkátà gan sí pé kí èyàn máa fìfẹ́ hàn sí nítorí pé ìkórìíra ni èyàn fẹ́ fi hàn nítorí orí bídà tó wà oyi so ilé àwọn afámọ́ sàlàyé rẹ̀ gẹ́bẹ̀yàn sí kórìíra tó jẹ́ kèfèrí òun ìmọ̀ ní hubbu yẹn ṣùgbọ́n èyàn lè fi ìkórìíra náà hàn sí èyàn sì lè kórìíra rẹ̀ ju bí wọ́n ṣe kórìíra kèfèrí lọ ní tí aburú jẹ náà bá pọ̀ ju aburú tí kèfèrí ó ṣe lọ ògbé ìlànà afá máa sára èyàn lè kórìíra rẹ̀ ju kèfèrí lọ èyàn sì lè gbógun ti ju kèfèrí lọ látọ̀ pé aburú tó ń ni àwọn afẹ́mọ̀ sẹ́lẹ̀ nípa alwàláwà albarọ́ so kódà ẹni tó wá jẹ́ lẹ́sẹ̀ wọ́yá bí nísìn arí ni lápẹ̀rẹ́nsìn ẹnìkan ó sàpòsí fáwọn èèyàn àníbìsọ̀lá sáà sọ pé ó ń sọ àkọ́ọ̀kà zaliman aw mazluma ọmọ ọmọ yà rẹ lọ́wọ́ yálà àwọn sàpòsí ni àbí wọ́n sàpòsí fún wà láàrin àti bàrọ́ so àníbìsọ̀lá wọ́n bí àníbì pé àpóòrè yóò sì rán lọ́wọ́ nígbà tó wọ́n sàpòsí ẹ̀dì ọwọ́ rẹ̀ múni sí mú wà so ilé iná wà nù wà nù wàhálà mẹ́sìn kí ẹ ma ní wàhálà kí ẹ sì ma ní bàárọ̀ ẹ̀wọ́n á nìkan tó sábò sí ẹ̀wọ́n ní àtọ́ ẹ̀yìn ẹláwà ọgbọ̀n tó bá bí omi náà ní tó bá ní tọ̀ in tó bá sọ nípa àwọn tó sábò sí fún iná tọ́ so ìyẹn ti ní wàhálà lórí ìbàjẹ́ nìyẹn so ìyẹn sì ti di hizbiya ó sì ti di hizbiya yẹn so but àwọn tó ní wà láàrin olódó kí ẹran máa fẹ̀sùn hizbiyya kàmọ́ pé ah, àwọn ní hizbiyya lára lórí wọ́n ní hizbiyya lára o sọ́ra fún wọn o so ẹmọ gbogbo àwọn kàmọ́ ibo wá láfẹ́fẹ́ alwọ́lá àbàrọ̀sì ẹmọ sí ẹmọ tí mọ́ ń kó báwọn èèyàn ní tí mọ́ ń sọ láàrin nìyẹn pé ẹwọ alájúbọ́tò mọ̀fídà yíwa àwọn èèyàn bọ̀ sí ẹmọ ibi tí Ọlọ́run bá ti ma ń gbáwọn ẹ̀gá ibi kíyàn lò nǹkan ibi kíyàn lò ìmọ̀ tó ní lára wọn tó sọ yíwọ̀rọ̀ wípé àwọn sàràbí àwọn ní hezbiya salim wọ́n pè ẹnìkan ní wọ́n ma ń pè ní salim tawil kòwétí kòwétí báyìí so náà ti bá àwọn ìhìyà tòrọ́fì kéyí púpadà bọ́pá lára àwọn ìhìyà tòrọ́fì tàmọ́mọ́ náà kò bọ́pá lára àwọn tàmọ́mọ́ kódà salim tawil yìí ó wà lára tó máa fẹ́sùn yí kan àwọn sàlàfí yìí pé wọ́n ní hizbiya ó dà lára àwọn nǹkan tó padà sọ ní pé hizbiya gan bẹ lára àwọn sàhábà wallahi Salim Dawood sọ so ó padà sọ àfáàkà báyìí ó nínú gbọ́n tó gùn báyìí tó YouTube so Kuwaiti ni Kuwaiti ni so Salim Dawood so lára àwọn tó máa ń fẹ́sùn hizbiya kan àwọn sàlàfí yìí ó padà sọ níbi tó sọ pé kódà àwọn sọ̀hábà gan ní ìsbíyà lára wọ́n láwọn sọ̀hábà gan wọn gan náà wọ́n ní ìsbíyà lára ọwọ́ máa bí sí wa pé nígbà tí hadithin tó ṣẹlẹ̀ tí wọ́n sọ pé yálal muhajirun yálal ansar tó tánà bí sallallahu alaihi wasallam pé da'uha fa innaha muntina so wọ́n máa bí so eléyìí àwọn tàà ti sí ìnà bá sí máa ń ṣe ni ẹ wo Salim Tawil yìí tẹbá mọ́ bí sí máa ń ṣe yíò mọ̀ lára sí àwọn afáfẹ́ à ah, jàmíyà ìyá tó rọ́ọ̀sì láwọn èèyàn ń jína fi zoom kí dí gbogbo ìgbà jàmíyà ìyá tó rọ́ọ̀sì jàmíyà ìyá tó rọ́ọ̀sì jàmíyà ìyá tó rọ́ọ̀sì láwọn sọ yìí jàmíyà tó ń kòtòbíyà tó ń bìnìyà máa fásí máa ń jú ẹ̀rẹ̀ àwọn jama'iyya ni society khairiyya àwọn charity foundation political party so àwọn ní political party na bẹ́ẹ̀ but charity bóyá tó bá díjò kómi bóyá àfọ̀kọ́jú sí sàlàyé àwọn jama'iyya hiya ìtòrọ so àwọn jama'iyya hiya ìtòrọ fi àwọn ẹlẹ́gbẹ́ ni wọ́n wà but wọ́n ráwọn èèyàn tàn jẹ gan wọ́n ráwọn èèyàn tàn gan bí i ń súnmọ́ láwọn olórí wọn ni Abdurrahman Abdul Khalid so Abdurrahman Abdul Khalid tó lálàtí àwọn afá oríṣiríṣi tí ma ń sọ oríṣiríṣi nǹkan so ẹ máa wo sáré mọ̀ wílì yóò yóò máa sọ pé à kí ló dé gbogbo wa èmi àyẹ́ tọrọ sí ni kí ló dé gọ́nà ní bíọ́n pàjámi ìyá ìtọrọ sí mọ́ sáré náà ó sọ sáré mọ̀ wílì náà sọ so kò rántí wípé ọlọ́run bá sọ pé wa yawma yunadihim madha ajabtumul mursalin wípé ọjọ́ tó tọ́lọ́wọ́n bó pè wọ́n pé kílẹ̀ dáhùn òjíṣẹ́ wa yawma ya'addu adh 'ala yadayhi ya waylata ya laytani ittakhadhtu ma'a ar-rasuli sabila ya waylata laytani lam attakhidh fulanan khalila so ẹwọ so òun náà máa sọ pé hezbiya gan ń bẹ lára wọn sàràbíyà kò sẹ́ tó rí hezbiya yọkò láàrẹ̀ hezbiya ń bẹ lára wọn sàràbí yóò náà ọ̀rọ̀ yìí ó ti sọ ti pẹ́ o wallahi nígbà tí fitna ibi ni a ti tún wá ṣẹlẹ̀ ó tún sọ èyí rọ̀pọ̀ sí tọdún méjì ṣe pé fitna yìí ní àdíkà ó kàn sí sálàfíyà lẹ́fàwọn ọ̀tá báyìí kama fi lálàṣẹ́ rẹ̀ tó bá ṣe wọ́n ọ̀nà tí wọ́n tún ọkọ̀ ìgbẹ̀kọ̀jáde ìgbé à pé ah, ìsìnkú à ń bẹ lára fíkà bí i ó tún sọ recently ìsìnkú à ń bẹ lára fíkà bí i ìsìnkú à sí ń àwọn tó wà pẹ̀lú rẹ̀ so ẹwọ̀n kẹ Salim tọ̀wí yẹn lórí kí ẹ̀ jìnà sí èyàn gbọ́dọ̀ máa gbọ́rọ̀ ẹ̀yà rẹ̀ so àtàwọn ọmọkọ̀ làfáàfẹ́ mí lọ tó kó sí ní ma ń takò rọ́dù gbogbo rọ́dù ma mọ́kànlẹ̀ lé ní ìdí ma sọ nígbà rọ́dù púpọ̀ ma mọ́ ọ̀pọ̀lọpọ̀ rọ́dù àwọn mọ́kànlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ náà ìmá sọ pé ìgbìyànjú wo ló ní lórí àwọn obìnrin ìgbìyànjú wo ló ní lórí àwọn kéékèèké ìgbìyànjú wo ló ní lórí so gbogbo àwọn ọ̀rọ̀ sọ pé تجتنب طريقتهم وني الجنس يوجونا والولا والبراء باب عظيم وني الولا والبراء آه، أبلا تطبيقين في الإسلام لأنه لا دين إلا بولا وبراء وني إنه إسلام تلقوا سيستين أي في قلوة الولا والبراء الذي لا يميز بين المؤمن والكافر وبين المطيع والعاصي وننزوز يا طلاني مؤمنات كفي أتنزين تلي والطلوع بعد ẹni tí ń tẹ̀lé tọ́lọ́wọ́ bá àdẹ́lẹ́sẹ̀ ẹni tí ń lálà sí àwọn èèyàn tó kọjá àlà lórí àwọn èèyàn ẹni tí ó sì yàtọ̀ láàrin ìyẹn àtẹni tí ó sì rẹ̀ ó fẹ́ máa sí dídí láàrin wọn ويقول هم إخوان في الإنسانية ọmọ ìyá ni gbogbo wa nínú ìjọmọ̀ èèyàn ọmọ ìyá ni gbogbo wa kọ̀lọ́wí náà ọmọ ìyá ni gbogbo wa ibi táwọn ilé ìná àwọn kọ̀lọ́wí ọ̀dọ́ wìtí wo ibi tí ń tí àwọn ẹ̀rọ náà ni so ọmọ ìyá ní gbogbo wa níbi ìjọmọ ìyá إخوان في الإنسانية وما أشبه ذلك فهذا من الجهل ومن إنكار هذا الباب باب هذا الباب باب الولاء والبراء أبلا إمامي الله إمامي الله so ẹ wo ọ̀rọ̀ sheikh صالح الفوزان ونطى الولاء والبراء so الولاء والبراء لو أهل السنة والجماعة ننسى نعم، كيسة حزبية كيسة آه حزبية أي قد بور آه، شيخ صالح الفوزان وان بي وان دايركت لي فضيلة الشيخ وفقكم الله يقول هل الولاء والبراء يكون فقط مع الكفار أو وان وان بي شيخ كويسة الولاء والبراء يمويا لوري àti ìmúyàn lọ́ta sáwọn kèfèrí nìkan láàmà lòó so torí lára àwọn kàtí captain ń sọnù wà ah, ó wà mú kéfèrí ó wà mú bídíà ẹlòmí náà yíwa tó bá fẹ́ sọ̀rọ̀ àwọn ìfọ́n musulmi yíwa máa sọ̀rọ̀ wọn yíwa pé kọ́lá pé wọ́n jù kéfèrí lọ ẹgbẹ̀ àwọn jù pé kọ́lá wọ́n yíwa kan borí jù kéfèrí lọ bẹ́lòmí ìdún bá ẹ máa sọ ẹ máa wo bàbá nǹkan yóò kan tó fi mú eh, àwọn ìfọwà ní pé ah decision ma ń tẹ́kì long pé mọ́ sẹ́gbẹ́ kankan torí tó bá sẹ́gbẹ́ pé ká tó lè yí nǹkan kan padà èyí ó sẹ́ tó tó dé headquarter nǹkan yóò kan tó wùrí tó burú bí eh, ẹgbẹ́ nù pé ká tó lè decision pé èyí ó sẹ́ tó dé eh, ẹwọ bírù ṣe eléyìí ó kàn tó sọ náà ní pé tọ̀ fóun sáà sọ kankan so wọ́n bí Sheikh Saalih Al Fawzān pé sí àwọn kèfèrí nìkan lámàtí alwàlá alwàrá ọ̀fún torí pé ìtẹ́lù ní ọmọ jìmánù pé àà ah, ah, ah, ẹ̀zálàfí kí ló dé ẹ̀sì sọ́lé di gbígbóná ẹ̀bà àwọn bídí àwọn kìnnìkìnnì ẹ̀sì wá mú wọn lọ́ta kìnnìkìnnìkan so alwàlá alwàrá ọ̀fún sí tóbi tóbi àti Sheikhul Islam wọ́n láwọn ọ̀rọ̀ tó pọ̀ gan nípa àwọn kan tó jẹ máa lọ́lá wà lọ́wọ́ àwọn kan tó jẹ máa lọ́lá wà lọ́wọ́ àwọn afọ́mọ́ ń kọ so ẹgbọ́n kan tí wọ́n ń bí bàbá lọ مع الكفار أو يكون أيضا مع المبتدعة ونسي الولاء براء ناس في أولي وقلوا عن بدع مع المبتدعة ومع الكفار وني بلو عن بدع تفلوا عن كفرين نما àwọn àwọn oúnbídá àtàwọn kèfèé nílẹ̀ lèyìn wọ́n bọ́pá lọ́dọ̀ wọn. عفوا ما في شك يعني ما في شك وصية من الله أغاني وصية من الله إنت عمل إيه صوتي عسي جنو كيما كيما سي براء قولوا لهم ṣe ọkùnrin sáàmù tó wọ́n sọ pé kó dáa gan ní pé àwọ àwọn kílùkọ rẹ̀ ìwọ àwọn àwọn bídá aburú wọn lórí Islam jù tàwọn kèfèrí lọ ṣe ọkùnrin sáàmù sọ bẹ́ẹ̀ àwọn afáàmù sọ bẹ́ẹ̀ àwọn afáàmù sọ bẹ́ẹ̀ ọmọ sọ bẹ́ pàtàwọn ilé ìyà náà ma á ibi tí mi ò ní gbà ibolo gbà ibolo ti ẹ̀kọ́kọ́ gbà gẹ̀rẹ̀ wọ́n kàn fi láàkà àwọn èèyàn sẹ́rẹ́ nípẹ́ ibi tí mi ò ní gbà ní pé ká máa wá mú wọn bí kèfèrí ká máa wá sí wọn bí kèfèrí kò sẹ́ni ló pè wọn kèfèrí ṣùgbọ́n tán tọ́ sí nínú hajjúrò èèyàn gbọ́dọ̀ sí fún wọn ní tán fi ta'atun wa ma'siyah so ní pé àwọn olùkọ́ àwọn làwọn mú lò pé á ah, ní pé ó lè kó ṣéfù Islam ní ọ̀rọ̀ tó pọ̀ gan tó ń dá lórí ilé pé ah, ó lè kó jọkọ̀ sáré èèyàn kan ìtẹ̀lẹ́ Ọlọ́run Ọba àti sunnah bídá àti súnnà lè kó papọ̀ ìgbà táwọn ó tú ọlọ́ ṣe kìrìsìlámì yìí wọ́n lè rí oun súnnà nù súfí àkátẹ̀ gangan fún ó ti sọ wọ́n lọ yọ cape coal online so ó ti sọ rí pé ààrẹ yóò ń sún náà nù TMC ẹ̀dàkùfà TMC so ni pé ààrẹ rí ó ààrẹ rú sún náà náà ẹ̀mọ̀ bí àbó sì sọ ó gba bí ó gba bí <laughs> ó gba bí ó gba ọ̀pọ̀lọpọ̀ ó gba báyìí ó gbá báyìí ó gbá alẹ́ sí báyìí ẹwò kíẹ̀mọ́ fi làákà àwọn èèyàn ṣeré so àwọn olóògbé à ní pé kí ní ìkẹ́jẹ̀ bí kanú wọn náà lọ pé èèyàn lè yọ súnnà ní súfí ẹ mú sí ní èèyàn lè rọ́ mi ewúrẹ́ láàrin adìẹ ọmọ adìẹ ó lè bímọ fún mi ewúrẹ́ ẹwọ̀n gan so but in this ẹ̀kùn islam ń sọ ni pé èyàn lè ní bídá lára yes ní bídá àyẹ tí ó sọ di oníbídá ó sì lè máa ṣe àwọn súnnà náà èyàn sì lè jẹ oún súnnà tí ó láwọn bídá lára tó sì pé bídá àyẹ òní sọ di oún bídá yálẹ́gbẹ́ látara ìmọ̀kan àbí látara ta'wil pé ó sì ó sì gbọ́ gẹ́gbẹ́ ìsẹ́ pé èyàn lè jẹ́ mùsùlùmí tí kílógọ́ rẹ̀ tí àà

tí ò ní kankan wọ́n ni yu'ta min baytil mal yu'ta yíò àwọn sí ma kààlẹ̀ ẹ̀wọ̀ gan nánú captain tí wọ́n fi àhákàdà kọ́lá bẹ̀rẹ̀ kẹgbìyà so ìgbà yu'ta min baytil mal wọ́n fún nílé owó wà yóò kó tọ́ àyàdà wọ́n wà jẹ́ ọwọ́ rẹ̀ wọ́n fún nílé owó wọ́n tún wá jẹ́ ọwọ́ rẹ̀ so ẹwọ bá sí ní ẹmọ wo lè o ẹmọ wo similitude ti example ti Ibn Taymiyyah wa Ibn Taymiyyah sọ pé o lè wọ́n gẹ ọwọ́ rẹ̀ o lè tó jẹ́ aláìmọ̀kan wọ́n gẹ ọwọ́ rẹ̀ tó jẹ́ aláìníjàre wọ́n gẹ ọwọ́ rẹ̀ wọ́n wà fún nínú lé ọwọ́ àrí ẹ̀yìn ẹ̀sì fẹ́ gágẹ́ ọwọ́ rẹ̀ o ń bídá ẹ̀yìn ò fẹ́ jẹ́ kí wọ́n ṣe tí ó jẹ́ ìjìyà ó ń bídá kan ṣe fún ẹwọ bá ṣe ń lo ọ̀rọ̀ àwọn àfá ọ̀rọ̀ àfá tó ma lo tó ma fi dá gbogbo nǹkan rúgbà ka list àhákàtà àkọ́lá fún tẹ̀líyà fi majmú ìfàtàwà àhákàtà àkọ́lá fún tẹ̀líyà wa man khalafa hadha illa al-khawarij wa wafaqahum ní pé àwọn tí ó yapa ilé ìlà wọn kàwárí wà máa ń wà fápọ̀ hún ẹwọ̀n gan ẹgbó sì máa ń fi lákàwọn èèyàn bọ́sí máa ń fi lákàwọn èèyàn sẹ̀rẹ̀ ní ọ̀tọ̀ ní bí n tèmi yàsọ àwọn náà gbà bẹ́ẹ̀ náà èmi rò pé èèyàn kan wà tí ó gbọ́ manhajì

but kí ló wọ́rẹ̀ àwọn tó fẹ́ dá nǹkan rú fáwọn èèyàn tí wọ́n ti fẹ́ gbòdòdó bọ́n ṣe ṣe nìyẹn so lápẹ́ ọkà sọ àwọn ọmọ ìyá wa ibi tá ti ń sì gbọ́yé ni ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́lù míì rò pé kíní ó gbà báyìí ó gbà báyìí <laughs> so bàbá ó sì yóò sọ díẹ̀díẹ̀ yóò fi làákàwẹ̀ èèyàn yóò tọrọ ohun ká tó wá kòkòrò ó lè má jẹ bẹ́ẹ̀ so Allahu musta'an so <laughs> so bó ti jẹ́ ní so alwala báàbù tó ṣe pàtàkì gan nínú ẹ̀sìn wa in tí àwọn ahlus jama'a انتاف اللي بوني حيز بينيو اما بابو الولاء على البراء ولا فيها اي كويشن كما تسمى دي شيخ الالباني تو شيخ فتاكي اي يعني ديك ابو بسم الله الرحمن الرحيم وني اما موسو ملا يسي مبوان سي بين شيعان مخزابنا نيسي جو اسي بلبي سبحانه وتعالى عن التفرق والاختلاف ọlọ́run bá sì ti kọ fún wa pé ká má máa pín àti ká máa ṣèpínyà wọ́n ní àwọn musulmi tó ní àwọn máa sọ pé àṣálàfí ilé ilé àṣàárì ni ilé ìsúfí ni ilé maturidi ni السؤال بيري تمام بي شيخ لباني ما بو بيري يو الا يمكن الا يمكن ان شي كو possible الا يمكن ṣé kò possible ni baba Albani رب النظر بي كاسي بوجوكو النظر عن عقيدة الولاء والبراء بي كا بوجوكو نبي الولاء والبراء في سبيل جمع الكلمة بيري كابا في لقاون يا جو مواجهة أعداء الله ورسوله كابا في لما بوجوتي àwọn ọ̀tọ̀ Ọlọ́run bá tó jíṣẹ́ rẹ̀ ẹgbẹ́ táwọn náà ma ń sọ níbi àwọn náà láṣìṣe láṣìṣe àwọn ọmọ ìyá wa yìí náà sí ń sáṣìṣe àbí káfíǹsì padà ń sọ náà nígbàtí so nígbàtí ìjọdí fẹ́ tú àwọn ọmọ ìyá yìí àwọn náà láṣìṣe àpàpá láṣìṣe àwọn ìyá yìí so gbogbo apáṣà àpapá tí ìkàgbogbo a su'alun gharibun ajib ni hadha su'alun gharibun ajib ìbéèrè tó jọni lójú lélé ìbéèrè tí èyí ò gbọ́rí lélé علينا أن نقاتلوا أعداء الله wọ́n ní ó fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí àbí káwọn tí ẹ sọ pé èyí tó pọ̀ jù nínú àwọn mùsùlùmí pé wọn ò mọ̀ bẹ́yìn ó ṣe gbógun ti àwọn ọ̀tọ̀ Ọlọ́run Ọba sàpín tán sọ ní pé ẹ gbà pé gbogbo tó wà láàrin ara wa yìí ẹ ká pa àwọn ọ̀tọ̀ ìsìlámù pọ̀ ẹ̀yin ò rí ẹ̀yin ò ráwọn àwọn ọ̀tọ̀ ìsìlámù ẹ̀rí wọn sí rọ́dù mọ́ wọ́n sì pá àwọn afẹ́sìn àwọn tó ń gbára fẹ́sìn lọ́dọ̀ tí ẹnu pé wọ́n sì pá àwọn afẹ́sìn lẹ́yìn ma tafa lẹ́mà tafa rọ́dù bá gbogbo gbà kí ló dé ní lágbájá sí fún yín bàtẹ́ gbá mú ìsáláfí ẹ̀ẹ̀fí lọ́rùn lẹ́ fi tẹ́ fi wọ́ gbogbo ọmọ kó lẹ́yìn rẹ̀

a nígbà bí ẹni tó ń bèèrè bèèrè gangan bóhun gangan sí ròyìn wọn pé wọ́n pín àti sí ìjọ àti àwọn ẹgbẹ́ tó pọ̀ gan يعقل هذا السائل أن نترك البحث في الله عز وجل الله أكبر wọ́n ní bóòlẹ́ni iṣẹ́ ń sọ pé ẹni bèèrè ní pé ká máa ká ma ká gbéjù sílẹ̀ ní pé ìmọ̀ wádìí fún tọ́lọ́wọ́ bá ní pé bóò láti gbé jù sílẹ̀

أنه لا إله إلا الله إذا كان مسلمون مختلفين في فهم هذه الكلمة الطيبة أني بي أقوي كيف يستطيع هؤلاء أن يكونوا يدا واحدة في مناقات أعداء الله ومحاربتهم wọ́n ní bóò ni wọ́n sì jẹ́ ọwọ́ kan láti pé láti jà àwọn ọ̀tọ̀ ọlọ́wọ́ bá láti jà wọn lógun so bóò ni àgbọ́ yóò ṣọ̀kan bóò ni gbogbo ó sì wá ṣe papọ̀ oníbèèrè yìí àtàwọn tó jọrọ ẹ̀ sọ̀pọ̀ fi oníbèèrè yìí lọ́rùn lẹ́ wọ́n ní ó dà pé ẹni tó ń bèèrè bèèrè yìí àtàwọn tó jọ bẹ́ẹ̀ wọ́n fẹ́ ká pa ṣẹ̀rí ọlọ́run bá wọ́n fẹ́ ká pa sí نستطيع أن نلاقي أعداء الله wọ́n ní tàbá ti wá pa ṣẹ̀rí ọlọ́run bá ti tán lẹ́yìn náà láwà gbógun tàwọn ọ̀tọ̀ ọlọ́run bá sẹ́gbé tí ń sọ́nà ẹni tó gbá fi alwàlá albarọ́ rẹ̀ sáà lè gbójúkú bí alwàlá albarọ́ بشريعة يعني الله نستطيع أن نلاقي أعداء الله هذا على مذهب ابي نواس وداوي بالتي كانت هي الداو ربنا عز وجل الله عز وجل وبتعطيل شريعة الله نستطيع أن نلاقي أعداء الله ṣẹ̀rí ọlọ́wọ́ bá ibi ká máa ṣe wà láwọ̀ àpá ká péjì ká máa tòlò fáwọn pa rẹ̀ kama pẹ̀lú fáwọn èèyàn pọ̀ ń bídá ìgbà yẹn láwà rí bí gbógun tàwọn ọ̀tọ̀ ọlọ́run bá wọ́n ní eléyìí wà lórí àkílò kọ̀rọ̀ bídá ni orí ìpèpè bídá tí wọ́n ń pèpè sí wọ́n ní ọlọ́run bá ń sọ fún wa pé ẹ bá sì pín yà ń pa nǹkan kan o ẹ̀dà padà lọ sọ́dọ̀ ọlọ́run bá tó jíṣẹ́ rẹ̀ كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا والآية التي ذكرناها مرارا آنفا ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير المؤمنين وانتلين تو ياتو سي ojú ọ̀nà àwọn mu'minin wali ma tawalla wa adaju rẹ̀ kon tó dájú are ko sí jahannama wa wa fi wọnú jahannama tasira ti burú ní iseri padà ló sì yọ́nú sí pé ka ka kan gbogbo جهنم وساءت مصيرا كيف يرضى هذا السائل وأمثاله أن نعرض عن هذه الآيات البينات كل wọ́n ní bóò lẹ́ni tó ń bèèrè bèèrè káàkà ń fojú kò bí àwọn àyà tó hàn gẹ́rẹ́ yìí. وكيف يتصور إمكانية التقاء هؤلاء المسلمين wọ́n ní bóò ló ṣe ń rò pé àwọn mùsùlùmí lè máa ṣe papọ̀. على ما بينهم من خلاف شديد. wọ́n ní nǹkan tó wà láàrin wọn pẹ̀lú ìyapa tó ní agbára gan-an. ليس كما يقولون في الفروع يعني كيسي نبي àwọn ìtútúrẹ́sì náà sọ wọ́n fi يبي níbi àwọn ìpìlẹ̀ẹ̀sìn ibi àwọn ìpìlẹ̀ẹ̀sìn ó níbi àwọn ìpìlẹ̀ẹ̀sìn ní gbogbo àwọn ènìyàn ti yá padà ibi àwọn ìpìlẹ̀ẹ̀sìn so sí àwọn tó jẹ́ ọ̀tọ̀ Ọlọ́run Ọba tí yíò mọ̀ wá jókòó sí ọ̀dọ̀ wọn èyí mọ̀ pèpè sí wọn èyí mọ̀ jẹ́ káwọn ọ̀dọ́ wọn mọ̀ pọ̀ sí súnnà nẹ́bìsàlásán yóò a máa lẹ ẹ̀mí àwọn èyí mọ̀ balẹ̀ lórí àánú àdán se súfí ẹ̀mí ó balẹ̀ bí a ò ti wí àtẹ̀mí wọ́n ní òsìn tó burú ní súfí òun pè wọ́n fúnra wọn ní ìsọ̀pọ̀sọ̀ bẹ́ẹ̀ pé bọ̀t má gbogbo arú àwọn kẹta ma ń dáwọn náà òun bí wọ́n sì ní òsìn tó burú bẹ́ẹ̀ ẹni tó ti sọ pé ó ń súnà wà ní tmc ṣe ẹni tó sí kò fi wọ́n lẹ́mí balẹ̀ lórí tó ń ṣe ni ẹni tó sọ pé àwọn súnnà wà ní TMC sí wọ́n fi wọ́n lẹ́mí balẹ̀ lórí tó ń ṣe náà ni wọ́n fi wọ́n lẹ́mí balẹ̀ pé à ẹmọ̀ sí lọ wọ́n ni aka pàkíyèsí wọn ni pé tàbáyìn ṣe kílùkọ̀ ìtàbáyìn ṣe tààjúdò tàbáyìn ṣe ìyókà pàkíyèsí wọn ni ẹni tó ń sọ sí àwọn tí ò sí tán láti fi àmì tán fílẹ̀ ẹ̀yìn fi wọ́n lẹ́mi balẹ̀ ẹ̀sàfẹ́ mọ́ jí ìrádá lọ́dọ̀ wọn so wọ́n ní ẹmọ wọ́n ṣe kàlàlbá ní o من خلاف شديد ليس كما يقولون في الفروع بل وفي الأصول níbi ìpìlẹ̀ sígá láwọn ìpé àwọn ìyapa ìwà وليس في الأصول فقط بل في أصل الأصول الله أكبر Sheikh Al-Albani sọ pé kìí ṣe níbi ìpìlẹ̀ aslul usul àwọn ìpìlẹ̀ ìpìlẹ̀ ẹ̀sìn láwọn ìyapa yíwá wọ́n àwọn búra pẹ̀lú ọlọ́wọ́n ọba àbáláyé ó ń bà wọn ní jẹ́ gan ṣékùlá láti sọ pé ó ń bà wọn ní jẹ́ gan ní pé àwọn oníbèèrè àwọn rán létí àti gbà ní ìròdùnú àti ti gbà ní nǹkan tó mú ìyàndùn nígbàtí wọ́n bá ń fún wa ní ìròdùnú pa àwọn mùsùlùmí aláwọ̀kọ́ àwọn mùsùlùmí tó ti síwájú wọ́n ni lódí wọn bínú wá sí dùn yẹn بين náà láti ṣe حينما وقفوا أمام بلدتين فقط من أفغانستان كلها والسبب في ذلك أنهم أن قواتهم ورؤوسهم اختلفوا فيما بينهم وتنازعوا وربنا يقول ولا تنازعوا فتفشلوا فتفشلوا وتذهب ريحكم فهذا السائل لا ينتبه إلى أن الخلاف الذي أشار إليه الرسول عليه الصلاة والسلام في حديث الثلاث وسبعين فرقة bákan inú wa máa ń bàjẹ́ nígbàtà bá gbọ́ nípa tí àwọn táìmù tó ti pé àwọn mùsùlùmí wọ́n yẹ pẹ̀lú àwọn ọ̀tá wọn látara pé àwọn tó jẹ́ olórí àwọn mùsùlùmí wọ́n ṣe pìnyà láàrin ara wọn wípé oníbèrè yìí kò sàkíyèsí ẹgbẹ́ àbá ní hàmà rẹ̀ yára wípé oníbèrè yìí kò sàkíyèsí sí ìjánẹ́ sallallahu alaihi wasallam sọ nípa ìpínyà níbi àwọn hadithi 72 hadithi 72 72 sect عليه الرسول عليه الصلاة والسلام في حديث الثلاث وسبعين فرقة يعني حديث في سنة وأن الفرقة الناجية التي تكون على ما كان عليه الرسول عليه السلام وأصحابه النبي عليه الصحابة روا لوري حينما يتكتل المسلمون إما مسلمين إما táwọn mùsùlùmí nígbà إما bá ń kójọpọ̀ nígbà táwọn mùsùlùmí tán bá ń kójọpọ̀ lórí ojú ọ̀nà yìí nígbà táwọn bá ń kójọpọ̀ lórí ojú ọ̀nà yìí lórí ojú ọ̀nà pẹ̀lú Kùránì àti súnnà àti nǹkan tí àwọn sàhábà Nábì sallallahu alaihi wasallam wà lórí ẹ̀wọ̀ nígbà náà nígbà tán bá ń ṣe léyò àdá Allah azza wa jal. wọ́n ní ìgbà yẹn ni wọ́n ó lè dájú kọ àwọn ọ̀tọ́ ọlọ́run ọba ẹ wo wọ́n mi ṣíkàrà bá ní pé a ní ẹja gbogbo aláwàlbàrọ̀ ẹja pàtí ẹja pàtí ọ̀tápọ̀ ọ̀tápọ̀ ẹjẹ́ká jọ sí papọ̀ ẹnigbà tàbá jọ sí papọ̀ pẹ̀lú àwọn Súfí so sí bàndínì àbí tàbá ipá wọn àwọn tẹ̀blígì ló ṣe gini tí kílò kíláàsì àbáwọn àmàdíyà sọ̀báwọn ṣíyà so sí ìtàwọ̀kọ́ sí ibi àtọ́ àwọn àmàpàlúyà Hussein so ṣíkùlá lọ́ní sọ pé nígbàtà bá tẹ̀lé ojú ọ̀nà anẹ́sọ̀lá sáà tó jọ́nà àwọn sàhábà ìgbà yẹn ni a tó rí àrẹsì wọ́n ni ṣùgbọ́n ká fi ẹni tó ti

ó ní ìdí ká mọ́ pé wọ̀nyíláì olóríṣọ́ islamu àwọn nǹkan tó ń ká lórí news wọ́n ti fẹ́ pa mùsùlùmí hùn àwọn sì wà bí àmbá wá àwọn sọ pé àníṣẹ́ ibi tó rí rí wà kọ́nù àwọn ọ̀daràn yìí wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ padà síbi súnnà so ká tó lè dájú àwọn ọ̀tá àbí ká tó lè kójọ papọ̀ pẹ̀lú wọn pé àwùjọ fẹ́sì pọ̀ báwọn ọ̀tá wí وأن نحاول الاجتماع والتلاقي في سبيل محاربة العدو فهذا أمر مستحيل wọ́n ní pé ká fẹ́ ń tó wà lórí tó wà ká fi ilẹ̀ pé gbogbo akáàjọ kójọ àpapọ̀ wípé ká gbọdọ̀ bọ́ta jà ní pé in tí ò pọ́sílù lélé in tí láwọn ìkọ́nù mí ò fi wà sọ̀rẹ́sù nìyẹn ìjídá àwọn ìfans ẹfẹ́ kó gbogbo àwọn èèyàn jọ oríṣiríṣi lórí gbogbo ànà tẹ́lẹ̀ kọ̀kan wà sí àárín tẹ̀blígì ní sófí ní amẹ́díyà ní gbogbo ẹ̀ ní so àṣàrẹ́rọ̀ ní ẹfẹ́ gbogbo wọn papọ̀ ẹfẹ́ gbàjọba من أكبر الأمشدة wọ́n ní àwọn áyà táwọn ti kàyí àti wọ́sùwà Hunain ogun Hunain níbi àpẹẹrẹ tó fi ń hàn yìí so nígbàtọ́lọ́wọ́ bá ń gan sọ fáwọn èèyàn pé nígbàtí walaqad nasarakumullahu fi mawaqini kathiratin wa yawma Hunainin idh a'jabatkum kathratukum wa lam tughni 'ankum min Allahi shay'an òǹkà yín tó pọ̀ ó yín lójú kò sí kò nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run bá so òǹkà kọ́ òǹkà bá fẹ́ lò àwọn tí wọ́n dò fọ́lọ́run bá sínsìn tí wọ́n dò lórí tọ́lọ́run bá sọ yìí توحيد كلمة المسلمين ولن يمكن ذلك أبدا إلا على أساس الكتاب والسنة wọ́n ní eléyìí ò lè pọ́síbù pé ká kójọpọ̀ ìwà kójọpọ̀ nítorí àwọn ọ̀tá external nípa lórí aka ah, padà sí Qur'an àti Sunnah wọ́n ní àyà tó ti síwájú ìpé yóò tó yín ìgbé ta bá pínyà níbi nǹkan kan wọ̀ ìgbé ka dá padà sọ sọ́dọ̀ Ọlọ́run bá tó jíṣẹ́ rẹ̀ in kuntum tu'minuna billahi wal yawmil akhir tó bá yí pé àgbàgbọ́ náà Ọlọ́run bá àti ọjọ́ kẹyìn ذلك خير وأحسن تأويلا فالكتاب الكتاب والسنة السنة وني قرآن ما قرآن سنة سنكيف يجابني سنة والمنهج السلف السلف السلف نعم وني والمنهج السلف السلف وني وجونا وسلف يجابني وجونا so ẹwọ ọ̀rọ̀ báyìí so kọ́nà bá kó bá ṣe dáadáa fún Sheikh Nasiruddin Al-Albani so gbogbo àwọn هكذا قال ابن تيمية في مجموع الفتاوى so ọlọ́pàá kó tàwọn náà sọ́nà gbogbo bá sí ń pín àwọn mùsùlùmí lẹ́rẹ̀ẹ́rẹ́ tí wọ́n ń da àwùjọ rú pẹ̀lú ìsì àwọn ìlọ́nà tó ń pọ̀ tí èyí tí èsì súnnà fáwọn èèyàn ní súnnà ọlọ́pàá kó jẹ́ kó dòdó kó lè tàṣáwọn استغفرک واتوب الیک السلام علیکم